وأصحابه ومن ولاه بعد السلام عليكم ورحمة الله وبركاته إليتي أسأل بي ولاري وناني عن شروط قبول الأعمال أو مجمتي رابا في فين بايش لوي أو مجمتي تبدو بي before kí gbogbo ìjọsìn tí a bá ń ṣe kò tó jẹ́ ìtẹ́wọ́gbà so ìbéèrè ní kí ma hiya shurutu qabulil amal kí ni àwọn májẹ̀mú gbígba iṣẹ́ lọ́wọ́ ẹ̀dá àni ṣurutu qabuli al-amali inda Allahi ta'ala thalatha àkọ́kọ́ eh, wọ́n ní àwọn ṣurutu yìí àwọn májẹ̀mú yìí mẹ́ta ni wọ́n àkọ́kọ́ ni pé al-imanu billahi ta'ala wa tawhiduhu kó tó lè jẹ́ ẹni tí ó máa ṣe ó gbọ́dọ̀ ní al'imanu billahi wa bi kitabihi wa bi rasulihi wa bi kutubihi wa bi rusulihi wal yawmil akhir wal qadar ó gbọ́dọ̀ nígbàgbọ́ nínú Ọlọ́run Ọba ó gbọ́dọ̀ gba àwọn gbọ́ àwọn tí Ọlọ́run bá sọ kalẹ̀ eh yawmal qiyamah ó iná ni alìjẹ́nà ni gbogbo àwọn ìmọ̀ kọ̀kọ̀ tọ́lọ̀ bá sọ pé nǹkan bá yóò ṣẹlẹ̀ tó jẹ́ kọ̀kọ̀ táwò mọ̀ gbogbo ẹ̀ lógúdọ̀ nígbàgbọ́ pẹ̀lú tó bá ti wá ṣe lé o ni ẹ̀ because tó bá ti Islam débi kó wà tẹ̀ wá sí ìjọsìn ẹ̀ tó Christian tó bílì fi ọlọ́ọba mẹ́ta lọ́kan ni tó wá ń kírun tó ń gbáwẹ̀ tó ń ṣe gbogbo ẹ̀ ní lọ́wọ́ rẹ̀ because ó sì ní ìgbàgbọ́ kan tó tako ìgbàgbọ́ títí ẹ̀sìn Islam so àkọ́kọ́ ni ẹ̀ lọ́lọ́rin sọ́nà Qur'an ipe wa qadimna ila ma amilu min amalin faja'alnahu haba'an manthura ọlọ́ ni a wá wo iṣẹ́ táwọn kèfèrí bá ṣe àwọn sí ìmánì ń bẹ kò sí al-aqidatu sahiha a wá a wà sọ di bí i ẹmọ bí particle of dust tó ṣe pé atẹ́gùn fẹ́ dánù ẹmọ tí àwọn dust bá wà lórí àpáta àbí lórí ilẹ̀ tó dán <clears throat> tátẹ́gùn tó lágbára tó wá fẹ́ tó blow to fẹ́ gbogbo ẹ̀dànù àwọn iṣẹ́ tó ń ṣe láyé àwọn sọ̀dàkọ́t àwọn sọ̀làwàt àwọn gbogbo a'malul khair gbogbo wala tó se ṣe pọ̀pọ̀ sínsìn bí i gbogbo walidain gbogbo àìṣe zina àìmútí àìṣẹ́ lọ́wọ́ bá wọn gbogbo ẹ̀tẹ́yẹnyẹ gbogbo yóò waste dànù àkọ́kọ́ ni ẹ̀ irú ẹni là nẹ́bí sọ sallallahu alaihi wasallam pé kúl àmọ́ntù billahi thumma istaqim nígbàtẹ́ ní kan bèèrè lọ́wọ́ nẹ́bí sallallahu alaihi wasallam pé kulli fil islami qawlan la as'alu anhu ghayrak anẹ́bí sọ fún mi ọ̀rọ̀ kan ọ̀rọ̀ tó ṣe kí tó bá ti sọ fún mi in tún ní bèèrè lọ́wọ́ ẹni lẹ́yìn ìgbà wá ní istiqama lọ́lọ́fin sọ pa nínú Kùránì pé innal ladhina qalu rabbuna Allah thumma istaqamu ala khawfun alayhim wala hum yahzanun àwọn tó ṣe kí wọ́n ní ìgbàgbọ́ thumma istaqamu lọ́lọ́tún sọ bú nínú Kùránì pé innal ladhina qalu rabbuna Allah thumma istaqamu tatanazzalu alayhimul mala'ikatu alla takhafu wala tahzanu wa abshiru bil tọ́lọ̀ ti sọ pé àwọn tó bá nígbàgbọ́ tí wọ́n tún wá ní istikọ́ọ́mà kí ní istikọ́ọ́mà istikọ́ọ́mà ni kíyàn wá dúró ṣinṣin lórí ìgbàgbọ́ tó lú níyẹ kẹsẹ̀ rí mọ́mí kó mọ́ fìlọ́sọ́tù kó mọ́ fìlọ́sọ́sì kó dúró ṣinṣin pé bẹ́ẹ̀ ni mo nígbàgbọ́ ni in ni so ilé iná nìyẹn wọ́n ni wà mí ní ṣòrútù ìmán nínú àwọn ṣòrútù alla yanquda sahibul amali imanahu bi kufrin ìwọ tó wá jẹ́ mùsùlùmí inú àwọn májẹ̀mú ìnígbàgbọ́ inú wípé kó mọ́ lọ bàájẹ́ pẹ̀lú iṣẹ́ kìfèrí kan wò pẹ̀lú iṣẹ́ kìfèrí kan wò àwọn iṣẹ́ kìfèrí pọ̀ gẹta mẹ́ ń sọ iṣẹ́ kìfèrí ń bẹ nínú àdìsọ́kàn ó láwọn àdìsọ́kàn tó yí àdìsọ́kàn ẹbọ ni àdìsọ́kàn jẹ́ kìfèrí ni ọláwọn mi ọ̀rọ̀ ẹbọ ni ọ̀rọ̀ ìjẹ́kífèrí ni ó láwọn mi iṣẹ́ ìṣe ẹbọ iṣẹ́ ìṣe ìjẹ́kífèrí ni mọ́lọ̀bá imani ìjẹ́ pẹ̀lú kúfúrú a ó ṣe ríkìn àbí ẹbọ bí an yasrifa shay'an min al-ibada li ghayri Allah bó lọ ṣe kó ṣẹbọ kó lọ gbé ìjọsìn kan nínú àwọn ìjọsìn ilé náà ń pè ní pé èyàn ti kó sí kí nìyí èyàn ti kó ṣẹbọ kàdùá il-ambiya irú ẹ̀ wọ́n fẹ́ mẹ́ example wá kí ẹ̀nà sí ìsàrí àwọn ànábì ọlọ́ọ̀bá ẹ̀yẹn ìwọ̀ ànábì dákun ṣàánú mi dùá ul-ambiya dùá ul-mauta kí ẹ máa kí àwọn tán ti kú dùá ul-mala'ika kí ẹ máa pa mala'ika àbí kí ẹ máa pè bàbá yà àti yáyà bàbá mi ṣàánú mi ìyá mi ṣàánú mi mọ́ sùn lọ́rùn gbogbo àwọn nǹkan kọ́ dùá ul-abiya ìmọ̀ pè àwọn ànábì ni wal-amwat ìmá pé àwọn tó ti kú wal-istighathatu bihim ìmá àti ìmá wá gbàmígbàmí lọ́dọ̀ ọgbọ́ àwọn ènìyàn ìwọ náà wọ́n tó ń pè àwọn tó ti kú tí wọ́n náà bá ní kó wo làákàyè rẹ̀ ó rí pé làákàyè rẹ̀ fẹ́ ní fọ́ọ̀tì díẹ̀ because èyàn tó ti kú yìí tí wò rí pé fúnra yín lẹ́wẹ́ èyàn tó ti kú kò lè mímọ́ kódà èyàn tó ti kú ìwọ tó strong jùlọ because takí èyàn tó ti kú yẹn kó tó kú báyìí ká ló lè lùwọ́ tó bá gbá oníblò kan báyìí <laughs> ó kú dánù ni

kò lè gbẹ́sẹ̀ ma kò lè sin kankan ma kódà kò lè wẹ̀ fúnra rẹ̀ ẹ̀lẹ́wà gbé wọ inú balùwẹ̀ àbíbítẹ́ bá ti wẹ̀ lẹ́yà bẹ̀rẹ̀ sí ni ma mú omi ẹmọ̀dá sílọ́wọ́ ẹ̀nàwọ̀ rẹ̀ báyìí ẹ̀sì báyìí kò lè wọ́sọ ma ẹ̀lẹ́ wọ́sọ sí lọ́rùn kò lè sin kankan ma ẹ̀yin lẹ́tún gbé jáde lẹ́tún lọ kíwì sí lára ẹ̀yin lẹ́tún wá gbé lọ sínú kòtò fúnra yín lẹ́tún wá da ẹ̀pẹ̀ bó fúnra yín mọ́ bẹ̀rù ṣe èyàn tó ṣe ẹni yìí ṣe kìkí sọ lóníbù kátà sí kẹmọ̀ ṣàdúwà fún ṣe ẹkẹ́ ìwà lọ sọ́rọ̀ ìkẹ́ sílọ́mọ̀ tọrọ àdúwà lọ́dọ̀ rẹ̀ oun gẹ́gẹ́ ló ẹkẹ́mọ̀ ṣàdúwà fún níbi gbogbo ohun tó bá tó lórí sujúd ẹ́ kẹmọ̀ ṣe dùwà fún wọn tọ́ ẹ̀yìn lágbàjá lágbàjá tó ti kú ọlọ́mbà fọ́n kẹmọ̀ bá ṣe bẹ̀bá ṣe wà in tó ẹ̀kẹ́ ẹ̀mọ̀ sínú àmọ́ kí mọ́ lọ síbi sàárè wọn kọmọ̀ ní pé ẹ̀dàkọ̀ ìsànú àwọn gẹ́gẹ́lẹ́ ní bùkátà sí kẹmọ̀ والأمو... ni sheik muhammad bin abdul wahab sọ pé wal amwatu yud'a lahum wala yud'auna min dunillah ṣe ráwọn tó ti kú a ma ṣàdúwà fún wọn ní a ní ma pè wọn ní dẹ́yìn ọlọ́wọ́ bá so àwọn ilé nǹkan ìdí ni wípé yóò bayi mẹ́ni ẹ̀jẹ́ ẹgbọ́n tọ́lọ̀ bá ń sọ́nà kùránì ni ọlọ́run ni pé walau ashraku tán bá lè ṣẹbọ la

wala takunanna minal khasirin ẹwà wà nínú àwọn tí wọ́n sí òfò so ilé ti yẹ́ àbí ilé ni ó sọ́yẹ̀ ní musulmi so wá nínú àwọn tó bá tó wá jẹ́ musulmi wà tó mọ́jẹ̀mú ní jíbáhùn so gbogbo alákàkọ́ sí mẹ́ta bọ̀ alákọ́ ilé pé mọ́jẹ̀mú kó ti di musulmi ṣe rí mọ́jẹ̀mú èyí tó wà fi wá kírun tó fi gbàwẹ̀ tó fi ṣe ni al-ikhlas mọ́ wá sí mọ́sálásí torí pé nìkan ní kó wá wò mọ́ wá mọ́sálásí torí pé tí ń bá wá ẹ̀yìn wọ́n mọ̀ sọ pé yìn wá rárá o mọ́ wá mọ́sálásí torí pé mo fẹ́ wá mo fẹ́ kírun káwọn yẹmọ̀ kí mílọ́ mọ̀rún kí mọ́ sí bẹ́ o mọ́ ka Qur'an nítorí pé káwọn yẹmọ̀ kí àfá yìí àkọ́ ní bá mọ̀ ó yá ẹbá wa announce òun kọwa ní mọ́sálásí alájì kìíní kan àwọn náà ní ká gbé 5 million kalẹ̀ mọ́ sí bẹ́ẹ̀ ó ní ìkìláàsì nú èyàn mọ́ ń ṣe sọ́dákọ̀ ó wà kọjú sẹ́yìn kódà ìwọ́gá fún ààrẹ ó gbàgbé kó ṣe sọ́dákọ̀ ìwọ́gá fún ààrẹ ó ṣe kíní ó gbàgbé pé ẹ̀ẹ́ ẹni mo fẹ́ nìkan kíní kìí gbàgbé ó gbàgbé mọ́ sí nítorí pé kẹlìbà mọ́ dákọ̀ wa mọ́ sí nítorí kárí mi mọ́ bí ṣe regún àkíní kan ṣe bá àlá fún lásán tí ẹ̀ bá ń ṣe àta fún lásán tó lásán tí ó wọ̀ ní ṣe bá àlá fún ẹsẹ́ tí nítorí ọlọ́wọ́ bá ní al-ikhlas ilé ló fi bá ládà rẹ̀ wájú ọlọ́wọ́ bá o because tó bá ti ṣe nítorí kí níkan tọ́ ó ti gbẹ̀sẹ̀ rẹ̀ nánu yawmal kiyama nínú àwọn tí wọ́n kọ́kọ́ jẹ́yà nínú àwọn ilé wa àwọn tí kí wọ́n wá ìmọ̀ nítorí káyẹ̀ lè bá mọ́ ìwọ́n pé oní mímọ̀ ni wọ́n àwọn tán náà torí sójú ọ̀nà ọlọ́wọ́ bá nítorí káyẹ̀ lè bá ní káà àfáyì náwó àwọn tán jagun lójú ọ̀nà ọlọ́wọ́ bá nítorí káyẹ̀ lè bá mọ́ wípé ẹni yìí lákíkanjú tó bá lọ ojú ogun báyìí àwọn yẹmọ́ ni sí bí n tóbi tóbi sí ní àbí ọlọ́run wà ní fún ọlẹ́sàn tí so ẹ mọ́jẹ ká fi ìkárí mi ìrìgún gbogbo ẹ̀ ká fi ba iṣẹ́ ara wa jẹ́ wò lọ́lọ́fin sọ ní Kùránì pé fad'u Allaha mukhlisina lahu ddin walau kariha al-kafirun ẹ máa pe ọlọ́run ọba ẹ máa sin ọlọ́run ọba lẹ́yìn tí ó nínú ọ̀nà Ànábì sọ pé sallallahu alaihi wasallam man qala la ilaha illallah ẹnikẹni tó bá lè sọ wípé la ilaha illallah mukhlisan ó wá sọ látara sincerity dakhala aljannata yóò wà ní ẹwùn kàbáyì ó sọ pẹ̀lú ikhlas ẹlẹ́ẹ̀kejì lè tàfi parílẹ̀ ní òun náà ni al-muwafaqatu lima ja'a bihi rasulu sallallahu alaihi wasallam ìjọsìn yìí gbọdọ̀ bá intan nabi sallallahu alaihi wasallam tó mú wá ó gbọdọ̀ bá mú èyàn kìí ṣe ìjọsìn nítorí pé ẹkásà eh, eh, eh, sí bó ṣe wá musa ti ní sincerity mo ti ní ikhlas ẹjẹ́ ṣe bó ṣe wá ara mọ́ṣe bó ṣe wọ́wọ́ dákùn sí bá nabi ṣe mú wá ní o lọ́lọ́fin sọ nabi bá ti fún yín òun ni fantahu in tó bá ti ní ẹ má ṣe ẹ anẹ́bì ti ní a mọ́ sí àdádálẹ̀ anẹ́bì ti ní tó wọ́n bá ti fi ṣe ẹ̀sìn ẹ gbọ́dọ̀ ṣe ìwọ̀nà mọ́ sí wattaqullah ọlọ́ni ẹbẹ̀rù ọlọ́run o inna Allaha shadidul iqab because ọlọ́wọ́ bá ó lé níbi mọ́ fi ajẹ́yàn ìyà ọlọ́wọ́ bá lé he gẹ́gẹ́ bẹ́ẹ̀ lànàbí sallallahu alaihi wasallam pé man amila amalan laysa ẹnikẹ́ni tó bá lè ṣe iṣẹ́ kẹ tí àṣẹ àwọ ọlọ́run bá ò sí ń bẹ́ fàhúwà rọ́dùn iṣẹ́ yẹn á rọ́dà rẹ̀ ní àdàpadà ní àní fúnni ládà rẹ̀ so àwọn ọ̀rọ̀ yìí kọwọ́ yóò ti tó èyàn tí ọlọ́run bá bá ṣàdùn láti rí gbọ́ yí pé sincerity a sì gbọ́dọ̀ mọ́ fi kọ́ra wa àtàwọn ọmọ wa ẹ́ tàbá ti rí pé ọmọ yìí ó fẹ́ hmm, hmm, hmm, o ẹ̀yìn mo ṣe kíní kan wọn ò praise mi mo ṣe jọ́sìn mo ka Kùránì nínú class lónìí kódà àwọn yóò praise mi ń hmm, òun wá praise Ọlọ́run ọba ló ń wá kó san lẹ́san só gbọ́ ní tó bá ti ń pè ní jọ́sìn ọba ní san ara miskinan wa yatiman wa asira ọlọ́láwọn tó sì pé oúnjẹ tí wọ́n fẹ́ràn ó wù àwọn ẹ̀káwọn náà jẹun yíò wọ́n wà wípé eh, àwọn tí wọ́n wà ní ìgbèkùn bẹ́m̀bì àwọn aláìní bẹ́m̀bì eh, àwọn yetim àwọn kínàgbé ọmọ òrukàn wọn ò níyàwó ní bàbá wọn mọ̀ fún ọlọ́njẹ ìjẹ ẹjẹ ẹjẹ ṣe báyà bí àwọn ni pé ma nuridu minkum jaza'an wala shukuran aw la nuridu minkum jaza'an wala shukuran àwọ òfẹ́ jẹ́zà lọ́dọ̀ yí o àfẹ́ san o ó dà fẹ́ kẹ dúpẹ́ mọ́wọ́rí lóòtọ̀ ẹmọ́ dúpẹ́ àmá ilé ìkẹ́ gbáwọn ní ó fẹ́ kẹ dúpẹ́ nọ́mì èyí ó dúpẹ́ pé àyẹ́ṣe oúnjẹ ọbọ̀ àwọn òfẹ́ innama nakhafu min rabbina yawman abusan kamtarira in ta wà ń bẹ̀rù wọn ni ọjọ́ tí nǹkan ó dàrú hey yawman kiyama wọn là wà ń kí lọ́lọ́run ṣe fún wọn ọlọ́ọ̀bá wa láàmọ́ kò níbi aburú ọjọ́ náà walaqahum nadratan wa surura ìmọ́lẹ̀ àti ìdùnnú yóò wà bò wọ́n rú ní yamal kiyama wa jazahum bima sabaru jannatan wa harira nítorí pọ́ sí sùúrù aljanna kó san oníkálukú wa ní ẹ̀san هذا وصلى الله وسلم على محمد صلى الله عليه وسلم وعلى آله وأصحابه وسلم وسبحانك اللهم وبحمدك وأشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك السلام عليكم ورحمة الله وبركاته